adúgbò Allah subhanahu wa ta'ala atọrọ ìkẹ́ àti kẹfà na Muhammad sallallahu alaihi wasallam àti fún àwọn sọ̀hábàrí àti àwọn tó bá tó jára rífà nabi sallallahu alaihi wasallam àti fún gbogbo musulmi tí wọ́n ṣe tẹ̀lé fún àwọn sọ̀hábà tó fi díọ́mù kiyama ibadallah ọlọ́run sẹ́nu mi ò dá àwọn àlìjẹ̀nú bákanáà mi ò dá àwọn èèyàn àyàfi torí rízìnà yọ̀kan wọn náà ni kí ni kan fi lè ṣe ìjọsìn fẹ́mi Allah subhanahu wa ibn abbas radiyallahu anhu ìkẹ́ náà wọn sahaba nabi tí anábi ṣe dùá fún ibn abbas pé ibn abbas wọlọ́n jẹ́ kó mọ bá abbas níbi áyá yìí ó ní kí àwọn èèyàn kan ṣe ìjọsìn fún un nǹkan tọ́lọ́run sọ ń bẹ̀ ọ̀nà ni pé kí àwọn èèyàn kan ṣe ìjọsìn fún Allah nìkan náà ni wọn gbọ́dọ̀ ṣe fún nǹkan míì tí sí Allah subhanahu wa ta'ala pẹ̀lú yìí a ti rí pé nǹkan ọ̀kan náà ni ọlọ́run wá látọ̀dọ̀ àwọn èèyàn ọ̀nà ni kí ni o ọ̀nà ni pé káwọn èèyàn a ní pẹ̀lú Allah ọlọ́run ni pé wàkọ́dọ̀ rọ́bùkà allah ta'abudu illa iya ọlọ́run ti ṣe lófin fún yín ọlọ́run ti pa yín láṣẹ pé kí ni o pé ẹ gbọ́dọ̀ sìn kankan àyàfi allah subhanahu wa ta'ala ọlọ́run ti pa yín láṣẹ pé ẹ má níbi àyà mi ọlọ́run ni pé wa'budu allaha wala tushriku bihi shay'a ẹ má ṣe orogún pẹ̀lú allah subhanahu ta'ala ẹ má fi kankan ẹmẹ́sàn kankan di orúkọ ẹ̀dọ́ Allah subhanahu wa ta'ala ó kọ́ ní pé òun nìkan ní kẹ́ẹ̀sì ó tún wá ní pé ẹmọ́mù nǹkan ní lọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala kẹwa mú gẹ́gẹ́ bí orúkọ fún Allah kẹmọ ẹ má pè nǹkan mí nídẹ̀yà Allah subhanahu wa ta'ala ẹ má pè nǹkan mí nǹkan tẹ́ ẹ mọ̀ pé máa láyẹ̀ nfàrùkà tí ò ní ṣe láǹfààní kankan tẹ́ bá pé kò lè ṣe nǹkan fún yín wà láyà dùrú kà bákan náà kò lè ṣe aburú kankan fún yín fa in fa'alta àmọ́ tọ́ wá padà ṣe bẹ́ẹ̀ aníbẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ àmọ́ ọ̀padà á ṣe bẹ́ẹ̀ wọn ṣàbòsí fún wa àmọ́ wọ́n ṣàbòsí fún ẹ̀mí ara wọn ibn bas rahimahullahu ta'ala níbi aya ìtọ́ ní pé mina zalimin ó ní pé ay mina mushrikin that is ẹlẹ́bọ ni wọn àwọn tí wọ́n ń pè nǹkan mí nílẹ̀ Allah subhanahu ta'ala so pé mushrikun ni wọ́n ẹlẹ́bọ ni ibadallah nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn fi ń ṣe ìjọsìn fún nǹkan míì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ní àsìkò tá a wà yìí òun náà ni àwọn èèyàn kan tí wọ́n pe àwọn ní mùsùlùmí ẹ padà mọ níwá pé wọ́n mọ pé àwọn tó wà nínú sàárè wọ́n mọ pé wọ́n wọ́n mọ tọrọ nǹkan lọ́wọ́ wọn a dẹ̀ ti rí nu Qur'an tí Ọlọ́run sọ fún wa pé ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má pe nǹkan míì ẹ má pe àwọn tó wà nínú sàárè láti tọrọ nǹkan lọ́wọ́ wọn torí pé filhakíkọ in reality àwọn nǹkan yìí tó wà nínú sàárè yìí àwọn gan ló ní di káàṣì kan fún wọn o náà ni pé a máa ṣe dùwà fún wọn ni a ní pè wọn àmọ́ a máa ṣe dùwà fún wọn ni ọlọ́sọ ní Qur'an pé wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamah ọlọ́sọ ní Qur'an pé ta ló sọnù ju èyàn tó ṣe pé yóò máa pe èyàn tó ti kú yóò mọ̀ pé tó dẹ̀ ṣe pé ẹni kò ní dá lóhùn kò ní dá lóhùn tó fìdí fi ọmọ kìyàmà yóò mọ̀ pé yóò mọ̀ pé yóò mọ̀ pé kò ní dá lóhùn tó fìdí ọmọ kìyàmà kò ní dá lóhùn àwọn ní pé wọ́n hùm àndò àìhìm fi lóhùn kódà gan àwọn tó ń pè yìí wọ́n wá gbé wọn dìde kánú láhùn àdá àwọn padà mọ́ di àdá wọ́n padà mọ́ di ọ̀tá fún wọn àwọn tó ń pè wọn wọ́n mọ́ di ọ̀tá fún wọn wàkánú bí ìbàdá ti kàfèrè tó bá ti wá di ọjọ́ náà wọ́n ṣe kíni ni pé Qur'an a mọ̀ rí pé ọlọ́ni pé ẹ má pè nǹkan mi ẹ láti fi tọrọ kan lọ́wọ́ wọn torí pé wọ́n ní dáyàn lóhun tọba wọ áyà nínú Qur'an Ọlọ́run tún ní pé wa man yad'u ma'a Allahi ilahan akhara la burhana lahu bihi Ọlọ́run ní pé gbogbo èèyàn tó bá ti ń pe nǹkan míì tó yàtọ̀ sí Allah fa innama hisabu inda rabbi pé ọlọ́run ló mọ̀ dájọ́ fún èèyàn tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní pé innahu la yuflihul kafirun pé dájúdájú àwọn kèfèrí wọn ní yege pẹ̀lú ayé ní sí báyìí a ti rí pé èèyàn tó bá pe nǹkan míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala pé kó gbà àbí kó ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ a ti rí pé yóò mọ̀ jẹ́ kèfèrí tó rí pé ọlọ́run ló sọ ní Qur'an pé innahu la yuflihul kafirun pé àwọn tó jẹ́ kèfèrí wọn ní yege that is èyàn tó bá ń pè nǹkan míì tó bá ń pè àwọn tó wà nínú sàárè bàbá tó ti kú 10 years ago 15 years ago ìwọ́n sì ń pè bàbá tó yẹ pé nǹkan tó nídìí ni àdúwà látọ̀dọ̀ èyàn ìwọ́n tó wá ń pè pé kó fún ọ ní kankan ilé òtọ́ kà sí pé èyàn láka yóò ara that is why a mọ̀ rí pé annabi gan fúnra rẹ̀ pípò òun ni annabi umma yìí òun náà ó ṣe dùá fún ọlọ́run pé ìwọ ọlọ́run má jẹ́ kí àwọn èèyàn kan padà sọ sàárè mi di nǹkan tó mọ̀ sìn anábi ṣe dùwá yìí anábi wà ní pé allahumma ìwọ ọlọ́run nǹkan tó fa hadithi náà ni pé anábi rí pé àwọn èèyàn kan wọ́n ti ń sin àbí wọ́n ti sọ sàárẹ̀ àwọn àwọn anábi kan wọ́n ti sọ di òṣàtọ́mọ̀sìn kí ni wá bí anábi nú àdúrà tí anábi ṣe yìí ní ìbà yìí àdúrà yìí pé anábi ti fẹ́ kú ní anábi ṣe dùwá so wà lára lásìkò allahumma ìwọ ọlọ́run látẹ́jọ alkọ́bìrì wátànánì wọ́n má jẹ́ kí sàárè mi kó wá di òṣà kan tó sì pé yorùbá tí wọ́n mọ̀ sí anẹ́bùwá tí wá fi nǹkan kún anẹ́bùwá ní pé láàánà lọ́hùn kọ́ọ̀mọ̀nì bí kọ́lọ́hùn sẹ́bi lé àwọn èèyàn kan tó ṣe pé ìtakọ̀dù kùbúrọ̀ àbíyá ihim wọ́n wá mú sàárè àwọn ànẹ́bì wọn wọ́n mú ní masáàjì ibi tí wọ́n ti mọ̀ sí ìjọsìn and in reality ọlọ́run ti dáwàdúrà yìí òun náà ni ẹ mọ̀ rí pé a fence tó wà láàrin sàárì ànẹ́bì àti àwọn èèyàn ó tó mẹ́ta ọlọ́n ti dáwà àdúwà yìí òun náà ni pé àwọn èèyàn wọn ráǹfàí láti sọ sàárì ànẹ́bì di nǹkan tó mọ̀ sí tó tàbá rí pé ànẹ́bì gan fúnra rẹ̀ kò fẹ́ kí àwọn èèyàn kan sọ sàárì di òṣà

وعلى آله وصحبه وبعد oníbi kúkú aláwọ̀kọ́ activation fún wa pé nínú nǹkan tí àwọn èèyàn máa ń ṣe láti fi ṣe ìjọsìn fún kẹmí tọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala òun náà ni pé kọ́ ma pé àwọn tó wà inú sàárè tó ma pè wọ́n nìkan gbà wọn láà ọ ma tọrọ nǹkan oríṣiríṣi látọrọ àwọn ènìyàn táàdẹ̀ mọ̀ pé èrè ayé ní àwọn gangan náà níbi àdúwà wa Ànábì ní pé idha mata ibnu adam aw idha mata insan inqata amalu illa min ihda salas Ànábì ní pé èèyàn tó bá ti jẹ́ ibnu adam ọmọ èèyàn tó bá ti kú wọ́n ní pé gbogbo iṣẹ́ tó lè ṣe ó ti kí ni ó ti tánà nìyàn kò lè ṣe nǹkan fún yàmá kò lè ṣe nǹkan fún yàmá àníbà ní pé àfi nǹkan mẹ́ta nìkan ló kù tí ó mọ̀ gbalára rẹ̀ wọ́n náà ni aláwọ̀kọ́ wọ́n náà ní kí Ànábì ní pé nkọ́ta àmàlúhù ilẹ̀ ìhìdá salas sọ́dákọ́tín jàríà aláàkọ́lá ni ọ̀nà ni pé tó bá ti gbé nǹkan kalẹ̀ kó tó kú tó ṣe pé àwọn wá ń ṣàfà ní bẹ̀ àbí ìgbà tó kú tán àwọn wá ń gbé kalẹ̀ fún ní orúkọ rẹ̀ yóò mọ̀ jàfà látara nǹkan yìí nǹkan lẹ́ẹ̀kejì ọ̀nà ni pé ni ilmin yuntafa'u bihi ìmọ̀kan tó ṣe pé ó kọ́ àwọn èèyàn àyàn wá ń ṣàfẹ́ látara ìmọ̀ náà ìmọ̀ ṣẹ̀rí àdánsọ yìí báyìí ẹlẹ́kẹta wọ́n ní pé àwọ́ládìn sọ́ọ̀lì kìí yẹ́dùn òlà àbí ọmọ kan tó jẹ́ ọmọ rẹ̀ tó wá ń ṣe dùá fún so a máa ń ṣe dùá fún òkú ni àìṣe so àwọn sàhábà wọ́n ti wá understand nǹkan that is why àwọn àsìkò kan tí àwọn sàhábà tí wọ́n àwọn ìlú kan lẹ́gbà tí ànábì kú tán nínú àwọn ìlú tí wọ́n kọ́nkà wọn náà ni ìlú tustar ní present day Iran gbàtán wá dé ìlú náà wọ́n wá rí wọ́n lọ sí baitul ilé owó ọba tustar gbàtán wá débẹ̀ wọ́n wá sí ilé náà wọ́n wá rí bẹ́ẹ̀dì kan nínú ilé náà bẹ́ẹ̀dì yóò wá rí arákùnrin kan tó wà lórí bẹ́ẹ̀dì náà ó wá gbé bí tíra kan sí ọwọ́ ó ti kú ọkùnrin náà ti kú ó wá gbé tírà sí ọwọ́ ni àwọn sọ̀hábà wá ń bèèrè pé ah, tàlẹ́ ni yìí so ó padà hàn pé èyí tán pè ní Daniel òun ni ló jẹ́ so wọ́n máa ń lò tó bá ti tó bá ti di pé bóyá kò sí òjò mọ́ wọ́n máa lo ara láti fi mọ́ òjò látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìkátàmọ́ṣe nìyẹn ní àsìkò náà ìgbà àárọ̀ Umar bin Khattab torí pé ogun yìí tí wọ́n fi kọ́ńkà tustar so àsìkò Umar ló ṣẹlẹ̀ Umar wá sọ fún àwọn sàhábà pé tó bá ti dàárọ̀ ẹ̀ṣẹ̀ kíni ẹ lọ ṣe kíni ẹgbẹ́ àwọn sàárè bíi 13 ẹgbẹ́ káwọn ẹ̀kan rí pé ó tó 13 tó bá ti wá di alẹ́ àwọn ìkíni ẹ wá sin Daniel sí ìkẹ́ inú àwọn 13 yìí tẹ bá ti wá sin ẹ wá lẹ́fù gbogbo ẹ̀ tí wọ́n fi ní mọ ibi tó wà gangan kí nìdí ọlá pé àwọn náà ti mọ̀ pé táàrẹ bá mọ̀ pé eh dáyẹ̀ lọ́wọ́ yìí báyìí wọ́n ṣe kí ni wọ́n mọ̀ láti lè ṣe púpọ̀ bákan náà nígbà àwọn ibòmí náà Umar bin Khattab ó rí pé àwọn èèyàn kan àwọn èèyàn kan wọ́n mọ̀ ṣe dùá wọ́n mọ̀ ṣe sọ́láàt lábẹ́ igi tó ṣe so wọ́n ti wá rí pé tọ̀ àrẹ́bì dúró sí ìbàyí so tàbá tí ń kí rí ìbàyí tàbá ní sọ̀láti ní ìbàyí ọlọ́run lọ́wọ́ wa so wọ́n ti mọ̀ pé kí ní tó bá kọ́ntínú báyìí yóò padà di ẹbọ wọ́n wá ní pé kán lọ gé igi náà kán lọ gé gbogbo ilé ní sí báyìí o kí ta'ala tó wá ṣe pé lóòótọ́ ó yẹ ká mọ̀ pé àwọn tó wà yóò sáré àmọ́ ààrínú tí àwọn sàhábà tó ń pè ànẹ́bì kódà gan àwọn sàhábà tún kọ́ fẹ́ pé ẹmọ́ pè ànẹ́bì ọ̀rọ̀ nìkan ni a mọ́ ń pè so tó wáyé pé ààrẹ pé ànẹ́bì nínú sàárè rẹ̀ so how much more àwọn tó yí pé wọn tó ànẹ́bì níbi status àti tẹ́bá gbà pé ní sọ bẹ́ẹ̀ so that is why a máa rí níbi kan tí anábìdìrí sọ fún wa pé àníṣẹ́ ẹ má pè mí ẹ má wá sí sàréè mi kẹ́ ẹ má pè mí bẹ́ẹ̀ anábìwá ni pé la taj'alu buyutakum qubura anábì ni pé ẹ má sọ ilé yín di sàréè àwọn afá ìgbà tó fẹ́ tú ọ̀rọ̀ yìí wọ́n tú sọ́nà méjì tí ó dẹ̀ kọ̀dẹ́kìtì aláwọ̀kọ́ òun náà ni pé ẹmọ́ mọ́ sí àwọn èèyàn sínúlé anábì pé la taj'alu buyutakum qubura ẹmọ́ sọ ilé yìí di ibi tẹ́ẹ̀mọ́ sí òkú sí anábì wà ní pé kí ni wala qabri ida bákanáà ẹmọ́ sọ sàárè mi di ibi tẹ́ẹ̀mọ́ para bí a weekly ni o àbí monthly ni o àbí yearly tẹ́ẹ̀mọ́ padà síbẹ̀ ẹmọ́ sọ sàárè mi di bẹ́ẹ̀ tẹ́ẹ̀mọ́ padà síbẹ̀ ní every week ẹ máa padà síbẹ̀ ní every month àbí ẹ máa padà síbẹ̀ every year ẹ má ṣe bẹ́ẹ̀ láfẹ́ ló ń bẹ̀ níbi hadithi Ànábì ní wíkìní la taj'alu buyutakum qubura ẹ má sọ ilé yín di ibi tẹ́ ẹ máa sí òkú sí torí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ yóò padà mọ́lẹ́bí sí àwọn ìbàjẹ́ tó pọ̀ nínú rẹ̀ òun náà nìkan tá rí lónìí òun náà ni pé àwọn èèyàn wọ́n máa lọ sí sàréè àwọn èèyàn kan tí wọ́n ti sin wọ́n máa pè pé epo ti di 2000 báyìí ẹgbàá àbí nǹkan tí wọ́n Nàìjíríà àrùn jẹjẹ bàbá ẹgbàwá gbogbo wàhálà ta ní àfikọ́ ìlọ́rùn kẹfì gbé lọ́sọ́dọ̀ gbogbo ilé yìí bàbá yìí ti wà nínú sàárè ó ti ń dá àwọn question ẹ fi wọ́n kalẹ̀ ẹ fi wọ́n lẹ̀ wọ́n ti ń dá àwọn question níbẹ̀ gọ́tọ́ tẹ́ ẹ bá ti sí òkú fad'u li akhikum ẹ̀rẹ́kí ni ẹ ṣe dùá fún ọmọ ìyá yín tó ti kú was'alullaha lahu tathbit ẹ wá bèèrè àtọ́dà Allah pé kọ́lọ̀ kó jẹ́ kó rinlẹ̀ níbi àwọn nǹkan tí wọ́n mọ̀ bí fa question èyàn tán question wọ́n wá ń sọ pé kó bá gbé nǹkan lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n náà ni kí ni wọ́n náà ni pé ẹran ma sí òkú sí ilé má torí pé yóò mọ̀ lídi sí àwọn aburú tí tó pọ̀ allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batilan warzuqna rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab min ladunka rahma innaka antal wahhab اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد